Allah الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا صالح من الصالحين ولا محسن من المحسنين أحمده وأمجده وأجلله وأشكر ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ومن كون ربنا سبحانه وتعالى واسع المغفرة وواسع الرحمة أحل لنا الطيبات وحرم علينا الخبائث فإن الأكل والشرب لهما تأثير عظيم في جسد الإنسان أتى في عقيدته وفي معاملته مع ربه سبحانه وتعالى لذلك أخبرنا الله سبحانه وتعالى وفصل لنا ما حرم علينا في كتابه العزيز وأمر رسوله معلنا على رؤوس الخلائق بقوله قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه الآية أمة الإسلام ومن ذلك أن الله سبحانه وتعالى قسم ما كنا نكتاته إلى قسمين ما ليس باللحم ولا بالسمك ثم ما عداهما أما الحيوان انقسموا قسمين كما أخررنا ذلك في قمة الماضية عندنا الحيوانات البرية وعندنا الحيوانات البحرية لكن الإشكال لم تزل قائمة فيما تعلق بمسألة الحيوانات البحرية لذلك نكر كرة أخرى على هذه المسألة ونعرج عليها حتى نكون جميعا متبصرين على ديننا ومتبصرين على شريعة ربنا سبحانه وتعالى ومتمسكين بسنة رسول الله صلى الله عليه وسلم أقواني فرما بات سؤال مسلمي أنت رأي فيك قلت قرفان النبي صلى الله عليه وسلم ẹn tọ́lọ̀wọ̀ bá láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa Allahu bá ní sàlìkún kí án nábi wa dákun bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lọ́wọ̀n tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbìlá alkiyama ẹ̀yọ́ ma nuwẹ́sì mo ń fi àsìkò ìrìn lẹ́tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bù sẹ́nà lẹ́tí ìbẹ̀rù rẹ̀ anittaqullah in tí Allah subhanahu wa ta'ala tó sọ fún mi wa wípé kápọ̀ náà ṣùgbọ́n gbogbo alámọ́rawọ́ sí àtúmọ̀ ń bẹ̀ wípé ìkọnú rẹ̀ jíọ́jẹ́ tí ó ṣe aláǹfààní láyé àti rálìkì àmà mẹ́jì àmà páyà rẹ̀ ń páyà àti mọ̀nàfíkì gbangbọ́ wa sọ wa wa ní gbangba láti mú wa ọlọ́njọ́jàrí mẹ́jì orí wa mú gbangba bákanáà kọ̀rọ̀ olólejù mẹ́jì orí wa mú bẹ̀ náà kútúbà pẹ̀lú in to fanta ń pa nǹkan tó wá jẹ́ gbajúgbajà o naa ni iléyá olóṣòwà débi alamari a wa n rí wípé ọpọlọpọ wa mùsùlùmí bi olonse nife nífẹ̀ẹ́ wa tó àìmàkan jẹ́ ki a máa ma ipo fẹ́yẹn a n je ìjẹkújẹ tọ́pọ̀ tí sì ń kó bá wa sọ́lọ́n tí ń kó ara wa

ní ìjẹjọ́ àwọn sálàyé bọ́ fún wa wípé méjì náà làwọn ẹran ìpín sí sábà pé a o ìntàfi dúnra o ẹn tí ó dúnra o bí ó ṣe dúnra o a ní àwọn ẹranko tó jẹ́ wípé orílẹ̀ ni wọ́n gbé aná tó méjì èntà ń jẹ mbẹ̀mbẹ̀

lọ́bá àwọn aláwọn tí ò ṣe é pa àfi kájọ léra wa káàkì sí ìsọ́n bóòlá sí pàwọn náà a sàlàyé díẹ̀ bẹ́ ní ìjẹjọ́ Sayyidul Mi'raj a sàlàyé ní ìjẹjọ́ ṣùgbọ́n a mẹ́nu bà Sayyidul Bahri òun ni àwọn ẹ̀kọ́ tó kàyàn al-Hayatul a ti sọ àwọn ẹranko tí ń gbórí ilẹ̀ méjì ni àwọn kan jẹ́ àlàálì àwọn kan jẹ́ àrọ́mù èyí tó jẹ́ alálìbẹ̀ lọ́kàn wà èyí tó jẹ́ alálì tó pín méjì àwọn tágbàra wá ká láti dámọ́lẹ̀ pa àti àwọn tágbàra ọ̀ká àwọn tágbàra ọ̀ká náà ni ìdẹ́dẹ́ ti kí ni o ti àwọn ẹran ogbó tó jẹ́ alálì tàbí ti nẹ́nà tó jẹ́ pàgbàra wá ká láti dámọ́lẹ̀ ṣùgbọ́n lọ hámẹ́bì kan táwò lè débẹ̀ àfi káfí nǹkan sí láti bí tó jìnà asọ̀dí ẹ̀mìlẹ̀ lọ́lọ́mbà ní dáwọn sí àwọn ilé ìbúkàtà àlàyé tí ó tún jẹ́ ziyada lérí tí a ti ń bábọ̀ sábà pé méjèèjì ní òsìsẹ́ papọ̀ kó lè bá fi wá lọ́kàn balẹ̀ tán pátápátá tọ́yì Allah subhanahu wa ta'ala mani sọ̀rọ̀ nù suratul ma'ida wípé uhilla gbogbo ẹranko tí mi ọlọ́run ọba dá sínú omi mo ṣe ní halali fún yín kẹ́ẹ̀dẹ̀dẹ̀ wọn láti pa wọn wàtọ̀ ámù ẹfẹ́ pa wọn kẹ́ẹ̀jẹ wọn bákan náà wàtọ̀ ámù èyí tẹ́ẹ̀dẹ̀dẹ̀ mo ṣe ní halali èyí tó wá jẹ́ pé kọ̀dáfà wùlì báhàr wà àzárọ̀ èyí tó mi gan fún rẹ̀ bá gbé wá sókè yálà omi ti pa ni o yálà o ń gan bá omi wá sókè o ń lẹ́bá imú oúnjẹ ni fún iná halali yìí ni a wà dúró Ànábì sallallahu alaihi wasallam wà bí lè àdítàbí rọ́tàrọ́dọ́rọ́tàrọ́dọ́ àwọn ikọ̀ tó wípé iṣẹ́ ìṣe ti wọn dẹ̀gẹ̀dẹ̀ pẹjapẹja ní orí omi ní àti máa dẹ̀dẹ̀ wọ́n bá ní sàsáàmù wípé a máa ń dẹ̀dẹ̀ kọ́dà a máa ń lo in tí ọmọ lógúnjọ́ oṣù lórí omi gbàmí omi tí sì máa ń wà pẹ̀lú wa in tí àbí àbílẹ̀rẹ̀ gan ọ̀tọ̀ ní tí wá bílẹ̀rẹ̀ nkẹyọkan ni tó wá bá fi kàn omi tí máa ń wà pẹ̀lú wa tá bá gbé kóòlé fún múmu tó bá jẹ́ pé bẹ́ẹ̀ láti máa sàlùwàlá ilẹ̀ láti máa gbáwọn bùkátà mi táàrí omi odò sómi tí ò sí èlò kò lè tó aláìláì kí ni ká máa ṣe ó mì sínú ẹ̀rẹ́ wáyé áàṣì mọ̀dájọ́ rẹ̀ ó ń ṣe ọlọ́n ni ẹ̀ndìmílèrè nípa omi odò láàbì bẹ́ẹ̀lì àtọ̀húrù máa òhò omi tọ́ rẹ̀ alhílù ni wọ́n bí ọ̀rọ̀ mi ni wọ́n bí kódà in kú bẹ̀ tó léfò halali tún ni fún yí jẹmọ́ kama ti rìnjìnà ń bí in tó bá kúbẹ̀ tó lé fún núktọ̀ kan bẹ̀m̀bẹ̀ núktọ̀ náà ló di ẹran tó jẹ́ halali tá ń pa náà tó jẹ́ ẹran ti orí ilẹ̀ kí ni núktọ̀ hùn Ànábì sallallahu alaihi wasallam bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pé onílàákàyè ni wọ́n gbogbo tó bá léfò lórí omi tẹ́ẹ̀wá débẹ̀ tí ò tí ìbàjẹ́ tẹ́ẹ̀débẹ̀ tí ó ṣe déédé ẹ̀nà náà tẹ́ẹ̀pa tẹ́ẹ̀tàtíná ẹran tẹ́ ẹ pánlé náà tẹ́ ẹ wá gbàgbé síbi ọwà tẹ́ ẹ fi wá jáde lọ jáde bọ̀ tẹ́ ẹ wá dé títí rùn tẹ́ rí pé á kì ní èyàn rẹ̀ léṣe ni agbára lùbọ̀sọ́ ọ̀ka ilé ìmá tó bá rí bẹ́ẹ̀ níbi ẹ̀ tẹ́ rí nínú omi náà ẹ gbọ́dọ̀ jẹ́ o títí rán ah, ọlọ́run ṣeun títóbi rẹ lọ́n àà ah, ah, èyí tàà bá dẹ̀dẹ̀ ọ̀sàlàyé tó yé o èyí tó mi bá gbé wókè síwàlá nígbọ̀ jẹ́ pé wọ́n lọ́n lọ sọ bẹ́ yìí jẹ ilé tí nǹkan kò ní ṣe mi kórùn jù bẹ́ẹ̀ lọ gbogbo wọ́n ń gbẹ́nu omi àwọn nǹkankan bẹ tó dé nǹkan tí ń gbé orí ilẹ̀ káàfi lè jẹ àwọn kan bẹ ọ̀gán bẹ́m̀bẹ̀ ẹranko tó ní ọ̀gán o náà ni èyí kẹrin yọ wà lẹ́bàá lọ́dọ̀ àwọn ẹranko oró lè yíò ọlọ́lọ́bà ṣe bẹ̀ fine àwọn ọ̀rẹ́ ẹyẹ àwọn ní àwọn ìkánakan oró náà lè kánà náà alìsàn dákọ̀ díẹ̀ fún wọn bẹ̀ àti àti àjọ wọn àìjá àwọn iléyàn ejò náà káyí sọ̀rọ̀ lò náà o náà lóró àìjẹ òun náà àti sọ fún wa àìjẹ ejò musulmi àìjẹ ejò àìjẹ ejò qawlan wahida àwambọ̀ ìgbà tọ́wọ̀ ti kíyà sí abáyì ẹwọ́n bá wá sọ ní ìsìn ìpí alọ́sọ̀ àtàlá ọfẹ́ sọ tí inú omi wọ́n wá ní tí rẹ̀ nú omi òun ṣe ní àlàálìká jẹ́ in tó mi bá tún gbélékè òun tó bá ran àwọn nǹkan tá ń rí níta ì tó bá lọ wà nú tí wọ́n tún ní kílẹ̀ rí torí pé irú tí ń bẹ níta rẹ̀ táàfi lè jẹrú tẹ torí ilẹ̀ rẹ̀ ó ti wà lára rẹ̀ kílẹ̀ mẹ́jọ nẹ́ẹ̀sì erinmilókun o náà búrú sí lé o lè yìn kọ́dà ó lè débi pé bí àpáta lára rí ọlọ́nsì fún lágbàrà tọ́pọ̀ ejò mẹ́nu omi tó tún lè sèyàn lè sèyàn náà èyí titi ẹ̀ bẹ̀lẹ̀nù sáàkì kéèsẹ̀ kéèkéé débi pé àwọn hànàfíyà àwọn àbú ànífà wọ́n ní sẹ́rìngbàtà sọpọ̀tì ìtàn ibi ẹ̀tún lọ́n tó jìnà tẹ́ máwọn ẹja kòtò ni o alára ni o àrọ ni o omílẹ̀ mọ́bìkan ni o títàrẹ̀ náà lòdé náà ọ̀rọ̀ mi ni pé alọ́tù àtàràtí ń bá ní sọ̀rọ̀ ó ti rán nàbí sí a tí ó túnmọ́ ọ̀rọ̀ ń fún a ibẹ̀ ni bípa tú sí onáni túnmọ́ rẹ̀ òhìlẹ̀ lakum shaydul bahari gbogbo tí ń bẹnu omi tẹ́ bá dẹ̀dẹ̀ wọn mo sé ní àlálì fún wàtọ̀ ámù in tó mi bá pa fún rẹ̀ àbòkúnú omi tó sì jẹ́ tí ń gbẹnu omi tó bá lékè ẹmú ẹ̀jẹ́ anábì wa ń sálàyé àwọn kan kọ̀ọ̀kan fún wa jẹ́ àfisún nàbì Dawud rahimahullah ta'ala ọ̀kan nù àwọn tọ̀bíbò ọ̀rí àwọn sàsàràm ní Mẹ́dínà ọwọ́ sàsàràm wà lé ọwọ́ kọwọ̀n kankan lọ àwọn àfá àkìdì nílá gbogbo tí ń bẹnu omi pátá halali ni àfẹ́ntà bá rí ẹ̀rí látọ̀dọ̀ ànábì ọlọ́run wípé ẹmẹ́jẹlé a padà bẹ́ ànábì bá rí ọ̀pọ̀lọ́wọ́ ènìyàn kí lọ fẹ́ fẹ́ ọ̀pọ̀lọ́ ìṣẹ́ ọ̀rẹ́ à ah, àwọn ọkùnrin a ní ìran ogun ààrẹ maka inú rọrùn ni o orí ni o àìtọ́tọ̀ di ni o kíníkà gbáwo ni o a ní nǹkan kankan tó jẹ́ nǹkan ààrẹ mabá ta máa fi nǹkan yìí jama'a ogun nílẹ̀ Yorùbá kákílẹ̀ rẹ̀ dada wọ́n ti ń in màlógún tẹ́sìn òun ni kéèyàn máa bọ́lọ̀ ń sọ pé òun ó ṣe ń jìn tó ti parí ẹnìkan ọ̀tà ọwá ní wẹ́n rábà lọ sọ́sọ́ lẹ́ǹkọ́ ẹnìkan orí sí wọ́n wá ní àwọn ti pín orí rẹ̀ mẹ́tìyàn orí wo ní ẹpín ẹnìkan kò níyàwó ọ̀rọ̀rọ̀ ọmọ obì ìfẹ́ ó súnmọ́ pé àwọn tí a kọ́kọ́ wí ọ̀ ní ẹ́ sí kàn fún màmá rẹ̀ wọ́n fi gá wí ọ̀ ni ìwọ ọmọ pọ̀ òun òun sóbìn ṣùgbọ́n òun sọ̀kún wọ́n ni jẹmọ́ àìfarabalẹ̀ kagbọ́lọ̀ yé ọ dáwà lálẹ́sẹ̀ alọ́run èèyàn ló ń lọ Amẹ́ríkà wọ́n bọ́ ṣe ògùn pé ẹni èbò torí ó jẹ́ ambassador tó bá ti pàdé rẹ̀ yọ́ rẹ̀ rìn gba ogbó pálì rẹ̀ ní tí a ń sọ fún wọnù lọ́dọ̀ ọba dẹ́dà ẹran tó jẹ lọ́dọ̀ ìyàkó oyó ìní ẹsẹsẹ̀ ń jálẹ̀ ó sì dọ̀sẹ̀ méjì sí gbáhùn ìwọ sí lọ lọ Amẹ́ríkà lọ́tọ̀lá ẹran pure water tí ó mú níbi oṣù méjì sí nílé rẹ̀ ní o ọ̀rá rẹ̀ wọ́n tẹ̀sẹ̀ ń ṣe patrick kéètì ìdẹ́bí wọ́n ti ra omi sínú ọ̀rá gẹ́gẹ́ bukata ní o sí l'Amẹ́ríkà ìsẹ̀mí rẹ̀ mbẹ̀mbí wọ́n ti parí ẹ̀ kan wá sọ pé bí wọ́n bá dọ̀ padà wọ́n eh, eh, tara wọn ṣe jọjàkẹ́ àbẹ́ ni jọjàkẹ́ àwọn sígbà tí wọ́n bá dọ̀ wọn padà wọ́n bẹ́rí ọ̀bá sunko tọwọ́ sun pálú èèyàn sẹ́yìn ó rí kí ọ̀kẹ́ jímdàjí kó sì bá náà yàrá oúnbọ̀ náà ní ewé ó sùn ebókò lówó ó sùn èyí tá ń pariwo fúnra wa tí èso ogun tẹ́ ń dáàpọ̀ o náà na bàbá wa náà sì dáàpọ̀ sọ wọ́n máa ń pè ní in tó bá ti ní bá pẹ̀lú ara pé ah, ara o fúnra ọlọ́run ló fún wa láwọn nǹkan tá lò sí fúnra rẹ̀ ó sì mí ní pé tí wọ́n ọ̀bá tí ìmúpọ̀ mọ́ra wọn wò ní ran wa lọ ọ́dá mi ìse wọ́n lè dára wọn ọ́dá àṣẹ tí sára mi pé eléyìí máa ṣe bẹ́ẹ̀ ọwọ́ ọ́dá wọn kan fúnra wọn gẹ́gẹ́ ìlọ́lọ́n fi tí wọ́n máa ṣe ń sára wọn kò tí wọ́n ti fara kan irú ìran tọ́lọ ní ọmọ sí yóò sì máa ṣe èèyàn àwọn ológun tí wọ́n máa ń rìn balabala àwọn èèyàn sí àgbọ́ wọn bá ní àwọn wẹjú ni gbogbo ọkọ́ lọ wẹjú bí èèyàn sí wẹjú ìtumẹ̀ náà ni pé ọmọ alìjẹ̀nù lọ́rẹ̀ wọ́n wájọ fẹ́ máa ríra wọn ó sì ní tó ti sọ pé wọ́n fún ìyàn clear ṣùgbọ́n àwọn ológun tó máa pẹ́rìn rìn so àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọn nílàkà ìpìpọ̀ wọ́n ní ẹni tó tutọ́ sílẹ̀ tí ń fẹsẹ̀ òun ti ma tí a ń fi tọ́ sí ni àwọn olóògùn kan bẹ wọ́n wẹ́jú ṣùgbọ́n wọ́n dáwọn ewé kan ma ewé kan bẹ nù gbó ìnìdápẹ́ tí yàn bá fara kan tọ́ bá jíjọ́ kejì wọ́n sẹ̀sẹ̀ máa kọ lóókọ rẹ̀ ní káàmà gbogbo tó ó kó sọ́pọ̀lọ kò ní màmá ẹni yóò tún sẹ́mi alimawo mana alimawo àwọn tọ́lọ ń díẹ̀ ọmọ wọn ma wà jẹ ìlàwò mẹ jẹ ìlàwò àti ó sì ma pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ tọ́yì àwambọ̀ Ànábì sallallahu alaihi táa bá ti rí nkẹ́kẹ́ tí ń omi apọ́kà àwọn mímọ̀ ní ká máa lúlọ bàbá ilé ìdé dókítà ni o ní ogun àrẹ̀má ogun bá oògùn orí fífọ́ ìyàn nọ́mà o ń lànà bí torí ẹ̀gùn mímbàrí wípé ìbádàlọ́ ìtàdáwáwó ẹ̀yẹ rúsìn gbogbo yínú lè dù kọ́sọ wí tí wọ́n bá bí á bá ń àrí òsè èyàn o táìmù tẹ́ ń bí un pàfà sáàrẹ bá ń se èyàn tí yàn bá lóògùn sí tó ògùn rí bá jẹ́ ta lójú orí bẹ̀ ojú ẹsẹ̀ ìgbẹ́sà ìsọ ọlọ́ni tí yàn bá lóògùn o ìbàmúnà tí yàn lágbó sí tọ́lọ ta lójú ọlọ́ni bí yàn bá tó lágbó sí tí yàn bá lọ táìmù ojú ọlọ́ni bákan náà tí yàn bá wá lágbó sí tọ́ bá tí ó ṣẹlá ẹ̀ ta ni ìgbà ọpọlọ wọn è gbédàjọ́ lórí eléyàn àjọ ń sọ̀rọ̀ lọ ṣùgbọ́n nígbàtara níyàn lọ wọ́n wá gbé wọ́n sẹ̀ wọ́n bá sọ̀rọ̀ pé ah, wọ́n ẹ̀dúó bára sí ní agbóì alhamdulillah kò ara mọ̀ bẹ́ẹ̀ tó rúpù mọ̀ pàáfà súnà lẹ́yìn ẹ̀ nífẹ́ jẹ kújẹ tí ń bá fi lágbò ìmọ̀ pẹ̀lú ògbò ọlọ́run níbi ọjọ́ kù sí ní tí ṣe ma pé ọlọ́nà ní bẹ́ndẹ̀ yóò ní àfá ẹmọ́ sọ̀rọ̀ jìnà ẹ ti sọ̀rọ̀ tọ̀ dárẹ́ ẹbà gbàgbò yóò lọ kọ̀lọ́ yóò ní ọgbọ̀n gbàgbò jẹmọ́ gbogbo ọlọ ọlọ ọpọlọ yẹn ṣe ń kẹsẹ̀ ẹbọsẹ̀ wọ́n ma kìí bọ̀ lẹ́mìí pé òun àtúnwà pín méjì náà àwọn kan ọ̀bẹ̀ tí wọ́n jẹ́ pé ìgbára ni wọ́n ìgbára ni wọ́n wọ́n gbà pé nínú ẹ̀ntàwọ̀ olóòlù ní atọ́lọ́n ti parí ẹ̀ iná làwọn lọ́lọ́ ìgbà tí ọba ní sínira náà yóò tún lọ́nà ìlógún ẹ má burú wọn wọn ọlọ anabiwa ni ní ẹ mọ́ fìra yí wáwọn èèyàn tẹ́ bá rí yàn ìgbèsè ah ọlọ́wọ́ lè yíkún dáadáa o ẹni dáàmú o ẹni sófo èmi ò dìtẹ́ o ìta in ọ̀sọ̀ àbàtí èlógún 30 years ẹni inú fi rún tàbá nínú rún lásán ààrí wíkalẹ̀ káwíwí tàwọn bàbá wa káwíwí tàwọn ará oko inú rún tẹ́tú kò tún sínú mímọ̀ lẹ́yìn yìí inú rún tí ó rún yàtọ̀ jẹ́ pé oúnjẹ ò nílé dúónú ẹ̀ tó ń ti bẹ́ wallahi tahammad ó ṣe sùúrù kóhun lè wà ní àwọn tí ẹn bá wá lè dúró bá ẹ̀sẹ̀ rẹ̀ náà yọ́ wà jẹ́ ká sẹ̀sí rọ́sẹ́ in tí ó bá mú sẹ̀sí rọ́sẹ́ Ọlọ́run bá gbé ọrùn tí má sí Ọlọ́run bá yàn gbé nǹkan ọrùn kèé sí tàbùsí yóò pèyàn kalẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ilé ó ti sàwọn kẹkẹ́ sọ́dọ̀ tí mo ti sàdéhùn pé in bá gbé tó bá kó dọ́dọ̀ kúdẹ̀kúdẹ̀ in bá gbé mo ti sàdéhùn in tó sì jí ọtọ̀ fẹ́ gbáyìí ó ṣe déédéé Ìbàdàn nínú àlìjẹ̀nà èmì ọlọ́n tí ń fi kún mi ìtọ́ fẹ́ lọ ṣe ń lọ fẹ́ gbà ní àbọ́ ọgbà ti tọ̀dọ̀ tèmi tèmi fẹ́ bá gbé mi ìjọ́lẹ̀ ìbàdàn ikọ́ ni tọ̀rọ̀ tí wọ́n bọ́ sọ in fún dédé Amẹ́ríkà 1 million dédé Nàìjíríà yìí million dédé Saudi 50 million wa ọwá kú ọwọ́ rẹ̀ kò mí ìtọ́ bá wọ́ ṣe yóò ti ẹ̀mẹ̀ tí pọ́n bínú ẹnìkan mọ́ kìí sí tàbùsí ọlọ́run fi parẹ́ ọlọ́run ó parẹ́ pẹ̀lú kẹ tí è pé tí ó mú ìmí ìjọ́nà àfi tọ́lọ́run wa ta'ala àti kílẹ̀ àyàn anábì sallallahu alaihi wasallam lọ bá rí ọ̀pọ̀lọ̀ lọ́wọ́ dókítà ó ní kílẹ̀ tó fẹ́lẹ̀ ìjọ́nà a ní ètò kan tí a bá fi ṣe ní ìtọ́jẹ́ nǹkan tí ọba rẹ̀yìn àdí àbí nǹkan bá ń sí nǹkan kan nú ara kùnà anábì ni eléyìí tó mú lọ́ì innama hiya dáù laysat bid-dawa ọpọlọ tó ń wòí lọ wù dáadáa ọpọlọ tó ń wòí àrùn ló ń gan kèése tí wọ́n fi wárùn bí ò sí nǹkan látẹ́lẹ̀ ń gọ́dá nǹkan síyànlá bẹ́ẹ̀ sì tẹ́ ń wọ́n ó ní omi kan in tọ́lọ̀ ń fi sára omi ọlọ́nà lọ́mà tí wọ́n bá sá ọpọlọ ládà tó mi ń bá ta síyànlá àánú ọlọ́run lè yẹn fi rí kúrúnà tí ó múyàn lọ́gangan bẹ̀ àánú ọlọ́run yẹn fi lè rí wò ó mínú àìsọ̀rọ̀ awọ ara rẹ̀ kí o pọ́ fi ìhùn jẹ́kọ àìsọ̀rọ̀ ẹran ara rẹ̀ kí o pé òun fi eléyìn òun fi ń jẹ ẹ̀bà ọ̀pọ̀lọ́ awárígbólóhùn sí gbogbo nǹkan bá ti wá wá ní ni ibi àwọn mẹ́tù ti a pín méjì nù apákanáà mímọ̀ ń súrọ̀ a padà sí pílẹ̀ nítorí fúnra nẹ́bì lọ́sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kò sì sọ wípé ọ̀pọ̀lọ́ì àti rán rẹ̀ inú làwọn kan fi bọ́ sí bí pé pọ́ntà o ẹmọ́jẹ́ o kọ̀ǹkọ̀ lẹ́nu ẹn tí wọ́n bá fi rìn gbà kéèké à ọbẹ̀ ni wallahi àwọn mo sì máa pàtí èsẹ̀ kéèké kọ̀ǹkọ̀ dá o in jẹ́ pàdé ọlọ́run tí ń sì tún sórí rẹ̀ àti gbogbo aná inshallah lẹ́ntọ́ bá lè jẹ́ o bí ẹ ṣe ń kọ́ láti ilẹ̀ Haúsá ọ̀pọ̀lọ́ máa wà ń bẹ̀ wà láyàn bàbá wá tún nílà káì wọ́n ní ọ̀pọ̀lọ́ kọjọ kọ̀ǹkọ̀ kọ̀ǹkọ̀ náà jọpọ̀lọ́ bẹ́yìn ọba dáma ní kólóǹgọ̀má ohun tó táwí kọ́nà wáyìdá lẹ́ntì wàlẹ̀dẹ̀ àbẹ́rẹ̀rọ̀gbẹ̀gbẹ̀ ìrìnkẹ́lẹ̀ fún ìṣẹ́lẹ̀ ọba ni gbogbo tí ń gbé ní omi pátá ọ̀rọ̀kíjà táwọn fà sọ́nà fún ọlọ́n lọ sọ halali ni àfi ta bárínà súsì ṣùgbọ́rọ̀ wà ní iye àfi kásà àwọn akàwé èyí tí ń dẹ́rù bá gbogbo àwọn èèyàn káàkiri láti ìdodo rẹ̀ sókè halali ni yé mẹ́já àdáàlì ni yé mẹ́já o jíjẹ ní yẹmọjá o yẹmọjá tẹ́ ń bẹ̀rù oúnjẹ ẹ̀kọ́ ni o tó ọ̀bà wá lè jẹ́ má ní àrámù torí ìtawà náà ń sọ yìí àṣọ́látọ̀dọ̀ ara wa ọkàn mí sì ń sọ pé yẹmọjá ó dùn ìjẹ́rí orin tí ìjẹ́ o bọ̀ tí ó dùn ọlọ́wọ̀ lè fún mi jẹ́kú jẹjẹ bákanáà ní a bá lọ ní omi àwọn tí a máa ń ṣe àwọn gọ̀wàs àwọn tí a máa lọ sàlẹ̀ odò ní a bá rí wàláì tí è bá ṣe pó nírù kò sí tó fi yàtọ̀ sí èyàn bí a pa ń jẹ ẹn tí ọ̀bà wá lè jẹ́ kọgbọ̀rọ̀ pè ní àrámù ẹ̀sìn wà làǹkílẹ̀ fún ayé o àwambọ̀ èèmà wá ṣẹlẹ̀ tó gbìyàn tó ju èmi àti ó gbé wọn kọ́ lórí ìlú àlàmẹ́rin sábà kún kálukú wójú rí ọlọ́wọ́ jẹ́ àfisọ̀hìháyìn ìdàmà Bukhari wa Muslim وجاء طرف عند امام الترمذي وجاء كذلك امام طبراني رحم الله الجميع من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه ارضاه في قصه غزوه سيف البحري كيس داني سيفو ni ma na eti nkan larwa ma ń pè ní saifu èdè larwa pìlẹ̀ ni ẹsìn pè ní sáàhìd gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tàbí ṣáàfì etí wọ́n pè ní saifu albáhari sáàil albáhari ṣáàfì albáhari hannun sọ́rọ̀ sọ́rọ̀ mìíràn wọn lọ ṣùgbọ́n gọ́rọ̀dù tó fi rán wọn méjì làwọn àfáà ń gbáyà ẹgbẹ̀wà rẹ̀ ó lọ́rán sí àbà ní àwọn jùhaínà ìkòsínú wà lánàá àwọn sàsàrán fáwọn alamẹ́ríkà alànàbí ìran wọn sí wọn nínú ó ti ẹ̀rán wọn lè tàlápí air curation láti lọ rẹ̀ dènà dé ẹrù tí àkùrẹ̀ṣin kó bọ̀ ṣùgbọ́n àmbọ̀ káklí àlàmẹ́ ah, àwọn torí wípé táìmù tí wọ́n sọ pé ogun ìbọ́ sí ọdún kẹjọ tí ànàbí ti dé Madina ni ìdínà sí wà ń gbána èyí tó fẹsẹ̀ mẹ́lẹ́dì ní pé bí ọdún kẹfà ìnìtàn ìṣẹ̀lẹ̀ táìmù sàṣàràm dé Madina fa ammaro alaihim Aba Ubaida amina hadil umma ibn jama'a ta bá sọ ìtàn ìtàn tí ó bá dáyàn lójú wípé kí ìyàn bá ń bú sáàbé tí ó sì túbá ó ti wà lákọ́lẹ̀dọ́ ọlọ́run wípé yóò sófò wàláhì túnmẹ̀ ẹnu tó bá ń bẹ̀rún ọlọ́run pé yóò túbá kò ní sófò ṣùgbọ́n tí ó yọ ọmọ bú sáàbé lọ kò sì túbá lórí pé ń bí wọn lọ àdéhùn ni lọ́dọ̀ àmàrà lẹ́mà bá ọ̀báìdà ìrí àbú ọ̀báìdà ìwọ ni ọmọ jẹ́ àmìrù fún àwọn tí a ń lọ sí ogun ní mẹ́lò wá ní ẹjọ́ náà lọ́rùn fa adádù hún tàlàfòmí àti rọ́jùlín wọ́n jẹ́ 300 zawon sọ̀fán bí jìrọ́bí min tam tamru jamu tamro mufrod o ń sọ̀rọ̀ wá gbé jìrọ́bù fún oòrùn kẹgbẹ̀ tamuru ń bẹnu ẹ̀tọ̀ pọ̀ o ń sọ̀rọ̀ ní mo fún yín lélẹ̀ oúnjẹ àlùbáríkà ni eléyìí ẹjọ́ máa pa gbogbo yín papọ̀ tẹ́ bá ti fẹ́ jẹun sẹ́mọ̀ pé ànàbí in tí yàtọ̀ sí anáà nù in tó gbé fún tamuru ni ó ti kó tamuru lásán in lọ́fà tẹ́bùtẹ́ bá ti ń lo ogun tánàbí bá ti yàn mírù méjì mẹ́ta mẹ́rin gbogbo àtọ́ bá ń sọ wọn ò Eh, tẹ bá wá rí bá ń tí ọba wá yíwọ́ kí lágbàjọ́ ọba ọbẹ̀ eh, tó bá tún yíwọ́ eh, kítàmọ̀ wọn àdé ọ̀sẹ̀ nǹkan sọ́tún mọ́ta àmbọ̀ àwọn 200 wọ́n jáde ní ìntànà bí gbé fún wọn ọwá pẹ̀lú wọn ó jẹ tó bí ẹsẹ̀ ń jẹun wẹ́rẹ́ wẹ́rẹ́ jọ́kìnrin lọ jọ́kìnrin lọ jọ́kẹta lọ jọ́kìnrin lọ oúnjẹ wọn tán oúnjẹ ìntàn nẹ́bí sàsám tó sẹ́kínlẹ̀ tó fún wọn ìkẹ́mìtà tó lè máa jẹ oná àtọ́ta ah in tí ń ráwọn làwọn èèyàn jú ọ̀tálẹ́jọ́ sáà Abu Ubaida tó jẹ́ àmìrù wọn ọba ọ̀dá ìntàbínà gbé fún wa ẹwọ́ gbọdọ̀rí kòndòkòdò kò sí ẹ̀kẹ́ mẹ́ máa ṣùgbọ́n báyìí gbogbo ẹrù tó ń kálukú bá ní tó ní támúrù ẹ̀kọ́ oúnjẹ wọn ni támúrù tó ń di támúrù síbẹ̀ ó ń kálukú kọ máa dájọ báyìí wọ́n ní mùzáwádà mùzáwádà yìí mazawidun jamu rẹ̀ òun ni tó bá jẹ́ oúnjẹ ìpanu arìnrìn àjò tàbí tó lè gbénú rẹ̀ rú ibẹ̀ ni a máa ń tọ́jú ẹ̀ sí ọba mọ́sàwọ́dà kan ẹlòmí òkò tamuru méje ilẹ̀ ẹlòmí méjì ẹlòmí ẹyọ káàtàbọ̀ wọ́n sáà ń dágbó tamuru wọn jọ tamburu yóò wà sọ wípé kò sún jẹ ní o èyí tán bí gan gbé fún àwọn títán o ṣùgbọ́n ọlọ́run ó mú adó ẹ ń bá ti jẹ tamúrì kò sí nǹkan míì tí ó jẹ ó tó dọ̀lá o wọ́n bẹ̀rẹ̀ gbèsè aléyìn náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ẹ̀kan lójúmọ́ sorry ìwọ́n bí jábírù lẹ́rẹ̀ pé an tuqimu sulba rajulin tamratun tamru ẹyọkan bóò ni ẹ ti fẹ́ jẹ́ lójúmọ́ tí ó wà sọ pé òyó òntún ní bóò lẹ́ sí rí ṣe ah jábìrù ní abátara yọ tínú rẹ̀ tán a máa jù ẹnu ni fáyà má sòhú àhádùná kàmá kàmá yà má sòsọ̀bí yóò wà láyà ìjẹ́ a máa mú bọ́mẹ́ kéèsẹ́ máa mú orí ọ̀yàn ni tí lè iṣu in tí wọ́n jẹ́ ojúmọ́ díẹ̀dẹ̀ tábùgbà tó tán orí bẹ́ẹ̀ ilà wọn wà abúbẹ̀rẹ̀ bá tó kó gbà àwọn jọ pé kílókùtà wa wọ́n lọ máa jẹ ewé wá ti níran ewé yẹn tí wọ́n bá ti jẹ́wé ìdé gbogbo ewé ti gbẹ̀ wọ́n ní kò sí wàhálà ṣe bí tó sí ẹgbẹ́ odò láwà láti ẹjọ́ àmù ewé hùn a máa tẹ lórí omi tó bá ti ń tutù a máa jẹ kò sí oúnjẹ má kò sí oúnjẹ tó ń kàrùkú lọ́má kò sí ń tánù sáàmù bílẹ̀ lọ́má tábùrù tí a tún dájọ náà kò sọ náà mà wọ́n wá torí pé iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ara wọn wọ́n wà bẹ́ẹ̀ fàá wọ́n ti wá ń rú inú wọn ti ń papò bó ṣe wá ní ìwáyà nù lè ṣe dátí dátìl majaa wal mahmasọ kí ló kù táwọn ṣe ní ìjọ kan wọ́n bá ń lọ létí omi fáyìdá ọ̀hún mithli barb الكثيب الضخم الضرب لديه الارباوة الضرب تجمع jàmá wọn wá لا bi شيو ó ń la pátá tí ó nìké àpátá ní kọ̀gápọ̀ ọwà lọ́rẹ̀rẹ̀bẹ́ ní o fi ma ń lò fọ́ pàtà kéèké ṣùgbọ́n tí wọ́n bá pè àpátá lápàtà kéèké ní láì lọ́dọ̀ tí a ń bí o sábà pé wọ́n rí in tó ju táwà rí lọ nínú àpátá kí lè rí wata fi pé dọ́rùbù ní nǹkan yẹ annabi lọ sọ bẹ́ẹ̀ nígbà tó di pé òjò fẹ́ pọ̀ ju bó ṣe yẹ lọ nígbà tó bẹ́lọ́ ọbọ̀ òjò ó wá ní Allahumma dákùn alálàkámi wàdìrọ́bì wà majari suyul wà man biti ìṣàjar ìrìn annabi máa bá ní rọ òjò yìí sórí àwọn òkè lánlá àti àwọn dìrọ́bù náà tó sí kí ni tọ́pọ̀ wọlé wọn wọ́n sáà rí nǹkan lọ tọ́rọ rẹ̀ báyìí wọ́n bá ń súnmọ́ bẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan sá ah, kí a lélẹ̀ nígbà wọ́n súnmọ́ lọ bá di ẹja ńlá ah odò lẹ̀ wá sí àrí àbúrò bá ní ẹdú ah innaha mayta ibi sì ń pọwọ́ ló sì wà kú fún rẹ̀ báyìí ní ìsìn ah kí la fẹ́ ṣe báyìí yóò bàlá antum rusul rasulillah ojú ẹ̀sọ̀rọ̀ bá ní no bó jẹ́ mẹ́ta jù bẹ́ẹ̀ lọ bàlá antum rusul rasulillah ẹbá nàbí lọ́rọ̀ yí ń sẹ́ wà fi sabilillah ojú ọ̀rọ̀ náà lẹ́sì wà àjẹ́ pé nánú mùtọ̀rún ó ti dìdọ̀ rúrọ̀ fún wa ọya ní ọba kó bó ti iná sẹ́yọ lẹ́gbẹ̀ẹ́rẹ̀ wọ́n taná wọ́n bá ń bú ẹran ẹ̀rẹ̀ jẹ́ ní ọba yìnyàn ọjọ́ mélòó ní ẹlòrò eléyàn ríwáyà kan wá pé wọ́n lò 15 days ríwáyà kan wá pé wọ́n lò 30 naam bẹ́ẹ̀ni àwọn fáà sí jámù wọ́n jẹ jẹ jẹ ajẹ́ pé 15 days ní ọ́n fi ń jẹ jáì lọ bí wọ́n ṣe rí 15 days yòókù ó lè tí wọ́n yàn jọ ojúmọ́ pàmọ́ kí yòókù ọmọ bàjẹ́ ṣùgbọ́n gbàtí rẹ̀ jẹ́ wọ́n wá sí àwọn nǹkan kan Abu Ubaida ó ní hmm, wọ́n ń họ ọ̀rá ara rẹ̀ náà wọ́n fi ń ṣe para náà na fi ń para èèyàn 300 Abu Ubaida ní èèmọ́ ọlọ́nà kẹni Jábìrì ní àbájó oníwàdà họ́tù fi ọkúbí àìní ibi ojú rẹ̀ gẹ́gẹ́ nígbàtà yójú tán tàgbé ojú ẹ̀ síta ibi ojú tí ó kù gẹ́gẹ́ wa dakhaltu fi ana wa fulanu wa fulanu wa addada khamsata rijalin jábìrù ní èmi kóbẹ̀ ẹnìkaná tó kóbẹ̀ ẹnìkaná àwọn kó àtúnbóde padà oníwàn ẹlẹ́ẹ̀kejì fa ajilasa abu ubaida salasata an ṣára rọ́júlan àwọn tàtí gẹ́ndẹ́gẹ́ndẹ́ abu ubaida ni wakubu kí na máa ń pè ní wakubu tí jámọ̀ ẹ̀jẹ́ wíkọ́ọ̀bù asínú rẹ̀ tàbá ẹ̀hàn àwátà àti rí àpàtà lálárí tọ́bọ̀wà nógbó àwọn abìkan bẹ̀ yóò dàbí ẹni wípé wọ́n họ ni lójú àpáta yẹ̀ṣẹ́mì fi ìlmà omi máa dára ẹgbùn bẹ̀ yóò sì máa dán yóò sì dára àpáta náà kò sì ní jọ pé ẹnìkẹ́ salẹ́ àké bí ìgbà tó jẹ́ pé àpáta ti wà tútù rí tẹ́nìkẹ́ wá sí ti jókòó lé tójú wakubu iní tí wọ́n bá wá yọ ojú wakubu mbẹ̀mbẹ̀ tí ó dàbí ìgbà tí wọ́n gbé tí wọ́n gbẹ́ abúbẹ́dà wá mú èèyàn 13 nínú wa lágbàdá jókòmbí ìwọ jókòtẹ́lẹ̀ ìwọ jókòtẹ́lẹ̀ jókòtẹ́lẹ̀ jókòtẹ́lẹ̀ àwọn 13 jókòmbẹ̀ wọn ò sì fẹ̀gbẹ́ kanra wọn confidently ni ọ̀dá hehe ìbìrìlẹ̀ abúrà náà ríyá ẹwà lọ mú dínú min àbúláì wọ́n bá lọ mú ẹ̀fán ààrẹ kan wọ́n wá gbẹ́lẹ̀ wọ́n gbẹ́lẹ̀ wọ́n rì mẹ́lẹ̀ wọ́n ti sókùn mọ́ lórí o wọ́n wá ń fa wọ́n pọ̀ wọ́n gẹ́ndé wọ́n wá ń fa pẹ̀lókún tẹ́ wà lóbi kejì tẹ́ ọwọ́ akọ̀ ak abúbẹ̀dà ni ẹlọ́rẹ̀ mú áàdọ́mù bàír wa àtúwálùhà ha. gajúnú ràkúnmí tàn àkówá wọ́n bá gbé wọ́n bá ń kó àràkúnmí wọ́n bá ń kó àwá ràkúnmí tó nínú gbogbo àtàwà mí ìta ń gájú wọn ni ẹ̀kọ́ eh, ìsù ni ó se apákan àfáà ní kọ́ ìsù ni wọ́n mú bóde kọ́ ìsù yìí ọmọ ìbádà ni sáàdù ìbádà sì rẹ̀ ara àwọn olóòwọ̀n sọ̀hábà ni ó náà sí ìbẹ̀lógún kí ni pàtókó sáàdù èèyàn dáadáa lọ tí èyàn ọba dáa náà ibi akùsí ìnà àlèdà wọ́n lẹ́bí akùsí ìnà àlèdà awá ti sin agbà pé ọpọlọ alára fi sáyé wa kìí ṣe bọ́lọ̀ sí fẹ́ ṣe sáájú ó gbéyàndé láàárọ̀ pé lọ máa kéde wípé gbogbo ará àdúgbò ta lọ́lọ́bẹ̀ ń lé tí ọ̀sẹ̀ rínú rẹ̀ o ọ̀gá mi ní ẹ máa bọ̀

ta lọ́ga jù ó ní kọ́ ìsù lọ́rẹ̀ parakùnmí kan kájẹ wọ́n gba omi inú rẹ̀ wọ́n jẹ́ àkún títí títí wọ́n jẹ tán kó tó rí pé wọ́n kó nù gbogbo àwà láìní o túnlọ pa mí nígbọ̀ padúrí ẹlẹ́kẹta àbúbẹ̀ ìdà ní ọ̀tọ́ báyìí ajẹ ogbó kìí ìtàn ayè mọ́lẹ́ tá padà lé òun ṣe ti ẹ̀lọ́bà lórí bàírù yẹn lórí àkùnmíhùn ọwá kọjá lábẹ́ áàkì tí wọ́n fi ẹfán àẹjá ń ṣe ó sì kọjá lábẹ́ rẹ̀ orí rẹ̀ ò sì kan òkè gíga jọ́nà lọ́n ọgá jùgbọ́n wà sísàlẹ̀ lọ danudanu ìdírẹ̀ kíṣọ̀ kan bẹ táwọn ó mímọ̀ ma ń sọ tọ́rfà tọ́rfàtún mina tọ́rọ̀if bẹ́yìn alì musulmi rome ó sẹ̀ láàrin àwọn musulmi àti àwọn rome nígbà náà pé ẹ̀sí bẹ́yìn dá èèyàn lọ fẹ́ lóòkọ́ ah, wàláì islamu ẹjẹ́ agbé islamu lárugẹ ọ̀rọ̀ ni ẹjẹ́ àtàrà islamu gbé alárugẹ ẹjẹ́ wọ́n fi islamu ma wá gidi ní rome na rome wọn ẹ̀sìn ti kún tó ti bọ́ sí táwà ń sọ pé táwà gbàgbọ́ òkú ọ̀dá tàbà ti ẹ̀sìn yànà sírú in tí ó wọ̀nyí ńlẹ̀ láti yànà nígbà bá pàdé lógún àmàntàṣì àmẹ́ntọ́ ga jùnú wa bóòdé kẹ́ẹ̀lẹ́ mọ̀ wípé àwàtẹ́ ẹ̀fẹ́ bá jáyì òmìnira ni a ṣẹ́ẹ̀lẹ́ yàn gíga ah! ẹ̀ kùkú ẹ̀sìn a mùsùlùmí

ibi dédé mú ọkùnrin o ní ṣòkòtò gadé tí a ní kásà pé ṣòkòtò ti kọ́ ìsù ṣe dédé ìdúó ẹn tó ga jùgbọ́nà ní rómù ní ọba wojú ara wọn kọ́rọ̀ tó tutù kọ́ ìsù ní gọlabùnákùn bìdín wà gọlabùnákùn bìtúlì wà láàrùbí wà bìkúlì àṣíyà

Eh, a sì mọ̀ pé mọ̀ tọrù ní ọlọ́run lọ́mọ́ fi àjẹ́ wá náà ṣùgbọ́n káti ẹ̀gọ́ rẹ̀ náà kí ni tọ́fẹ́ sọ wọ́n bá dá gbogbo ẹjọ́ ìwọ̀n bá kọkalẹ̀ ó ń ṣe ọlọ́run ni oúnjẹ tọ́lọ ń gbé wá fún ilé yìí kọ́dọ̀ oúnjẹ àlálì ni wọ́n tó rí pọ̀ anábí ìpèlú oúnjẹ àlálì wọ́n oúnjẹ àlálì ṣùgbọ́n bóyá ah, ń wò tí mọ̀ wípé dọ̀rú làwọn fi jẹ́ àbíbà ní ṣọ́kù ah, wọ́n ni oúnjẹ ọlọ́run ayan lọ́wọ́ ayan díẹ̀ lọ́wọ́ àhán ah, àbí ní ẹba mú ó tánàbí fi an yu'amila li mustafti bil qawli wal fi'li ahyanan ma'an li ta'kid al amr àfáàtì bá ní sọ̀rọ̀ ń gbá mi ó lè mọ́fẹ̀nù nìkan sọ̀rọ̀ ń gbá mi kó tún fi iṣẹ́ sọ̀rọ̀ kó bá àgàgà tó bá jẹ́ nǹkan tí ń ṣe ẹn tó wá gbàdà jù ẹ́sìn lórí ẹ̀ tí ń ṣe níyẹ méjì tí ń gbẹ̀lẹ́mì òkè àmì wá ní bí n ti ẹ̀sọ́ ọ́ta ẹkún mọ̀ pé mi ò sínú ìṣe mọ̀tọ́rù in ti ń jẹ pẹ̀lú mẹ́mẹ́dínà mo tún ní nǹkan lé lónìí ebi ọ̀pá mi alhamdulillah ẹmú wọ́n bẹ̀ kí ń jẹ kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé halali ni tọ́yì bó ṣe lè tóbi lẹ́mì ẹ̀mì àti iná lélé kárí pé àà ah, kíní kan ní omi o wà sáso gbogbo tí ń bẹ ní omi pátá àfẹ́ntà bá ti rínà sù lórí pàà gbọdọ̀ jẹ òní ejò ní omi halali ni ọní halali ni ìbálọ̀gán mo torí ẹ̀sìn inú omi farasul bahari halali ni erimilokun halali ni gbogbo ejò ṣe ń sẹ́mì nínú omi halali ni ìjàpá inú omi halali ni kọ̀ǹkọ̀ halali ni àti àwọn ẹjáun ìrìn àwọn ẹjáun ìrìn àwọn ẹjáun kódà èèyàn ìbá rẹ̀ já nú kó lórí àkùkọ omi kó lórí ọ̀bọ halali ni gbogbo ń tàbátì bá ń bẹ̀ وأحل لكم صيد البحر وطعامكم وطعامه متاع أحل لكم صيد البحر وطعامه متاع لكم وللسيارة بلو بس وانا بوسي صفوانو إليكم جاء تاقاكي جيتي صيد البر تنبالو بيان من الرحمن كيوالا وانكتيوا لارا آل الكتاب سين n to ba ti pa náà ọpa náà ibi ta lọ́nà àbọ́mẹ́ gbogbo àwọn tí a láti ìlú tí è ṣe ìlú islamu tó sì ní bá ṣe pẹ̀lú dúdú kó tó di àlàálì ìtọ́kì ní kìníkà ní kwasásù ní sáàlè jìyànà kí sì ní tó dé wọn ọ̀nà mélòó ìnirú àwọn nǹkan yẹn ló pín sí nínú ṣẹ̀ríà bákanáà ẹ̀dìẹ tọ́kì màálù 1000 sáàlè dúnwà lẹ́ẹ̀kanáà tí wọ́n sì di àlàálì gbogbo yẹn insha Allah rahman abombe tetkana tetkana in kana fil umri baqiya alhamdulillah الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأمجده وأعظمه وأشكر ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى ومن هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ومن كون ربنا سبحانه وتعالى واسع المغفرة وواسع الرحمة أن أحل لهذه الأمة الطيبات وحرم عليها الخبائث لذلك بين لنا رسول الله صلى الله عليه وسلم ما أحله الله لنا من الحيوانات البرية وكذلك بين الشارع لنا أحكام صيد البحر وتعامه الله سبحانه وتعالى يقول في سورة المائدة أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وأكد رسول الله صلى الله عليه وسلم ذلك عندما سئل عن ماء البحر فقال الطور ماؤه الحل ميتته ما قذفه البحر من الأسماك إذا لم ينتن فهو حلال ومن هنا انقسم على العلم قسمين ذهب بعضهم إلى أن ما لم يثبت من حيوانات البحر من الحيوانات البحرية لا بد من تركه وإلى هنا جنح أبو حنيفة ومن, ومن مشى نحوه من آل العلم رحمهم الله لكن جمهور العلم ذهبوا إلى أن جميع ما يعيش في البحر تمكنا من صيده أو قذفوا البحر فهو حلال لنا لقول الله تعالى أحل لكم صيد البحر وتعاموا إلا ما دل عليه الدليل من الشارع على تحريمه ومن ذلك ما جاء في سنة أبي داود عندما صرف صلى الله عليه وسلم رجلا طبيبا عن الضفدعة ماذا تصنعون بها قال كنا نستعمله في الدواء فقال الرسول صلى الله عليه وسلم لا إنها ليست بالدواء وإنما هي الداء صلوات ربه وسلامه عليه أمتنا إن الله سبحانه وتعالى من رحمة الواسعة أحل لنا صيد البحر وكذلك أحل لنا طعام البحر وفسر قالوا الهيم أن صيده ما نصطاده بالاصطياد وطعامه ما قذفه ومات حتف أنفه من هذه الحيوانات بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه غفور رحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين صفى أمة الإسلام اتقوا الله في السر والعلن واتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام كثير من المسلمين جيلوا أحكام صيد البحر والطعام ومن ذلكم أن مثل هذا حصل لبعض الصحابة قبل أن تبينوا عن هذه الأحكام الإلهية جاء في الصحيحين وفي غيرهما من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وأرضاهما في قصة غزوة سيف البحر أو غزوة سائل البحر أو غزوة شاطئ البحر بعث رسول الله صلى الله عليه وسلم 300 رجل لجهينة عند بعض أهل العلم بل لتلقي بعيرا لقريش ذعبوا وزوروا صلى الله عليه وسلم بجراب من تمر وفني ما معهم من تمر رسول الله صلى الله عليه وسلم وما معهم من الزاد حتى أمرهم أميرهم وقد عمر عليهم رسول الله صلى الله عليه وسلم أبا عبيدة أمين هذه الأمة ابن الجراح جمع جميع ما عندهم من التمر ثم جعلها جميعا في مز في مزود ثم بدأ يطعمهم تمرة تمرة كل يوم تعجب وهب بن كيسان روي هذا الحديث وهو من التابعين عن جابر بن عبد الله وكيف يكفيكم تمرة طيلة يومكم قال جابر نعم كنا نمسها كما يمس الصبي الثدي ثم بعد هذا فني ما جمعه منهم أبو عبيدة من التمر وبدأوا يأكلون أوراق الشجر اليابسة إلى أن رمى البحر بأمر من الله وبرحمته حوتا كبيرا مثل الضرب والضرب جبل صغير وجمع الضراب فلما وجدوه هكذا لما وجدوها ميتة تعجبوا وتوقفوا فقال أمير لا إله إلا الله إنها ميتة كيف نأكلها ثم تفكر مرة أخرى فقال بل نحن رسل رسول الله وفي سبيل الله فأكلوا منها وأقاموا عليها ثلاثين يوما يأكلون ويدهنون بدهونها حتى رجعوا إلى رسول الله صلى الله عليه وسلم وأخبروا الخبر فتجاوب معه صلى الله عليه وسلم ليطيب خواطرهم بقوله هل عندكم شيء منه فأتعمونا وبهذا اطمأنت قلوبهم جميعا بعد أن قد أفتمر صلى الله عليه وسلم بالقول ثم أثبت هذا القول بالفعل رسول الله صلى الله عليه وسلم لما رأوا أكل منه اطمأنت قلوبهم جميعا كل هذا يدل على حرص هؤلاء وفرارهم من الحرام ومما حرمه الله سبحانه وتعالى عليهم وبيون من الرحمن سنستمر في ذبيحة أهل الكتابين إن شاء الله تعالى وما اشترطوا عن العلم نتيجة الاستقراء على ذبائحهم إن شاء الله تعالى في الخطبة القادمة ثم نعرج على مسألة الذبائح المستوردة من من البلدان الخارجية عن بلاد المسلمين إن شاء الله تعالى نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز لسمر المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا أرنا الحق حقا وارزنا اتباعه وأرنا الباطل باطلا وارزنا اجتنابه اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا جبار السماوات والأرض اللهم ربنا أصل أحوال المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهله فننعل الذنوب والمعاصي أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة الصحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا استووا واعتدلوا سدوا الخلل ساووا بين المناكب استووا ولا تتفرقوا فتختلف قلوبكم استووا استووا واعتدلوا الله أكبر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

أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزد منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم ما دلهم على موته إلا دابة الأرض إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر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 جنتان عن يمين وشمال كلوا كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم وبدلناهم بجنتين جنتين ذواتي أكل خمت وأكل أكل خمت وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله